الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك الله سبحانه وتعالى أترى لكم كي قفوان النبوة محمد صلى الله عليه وآله وسلم أمرتي أمكالو فنرابا أو ناني rí eh, léyìí tí ó ní agbára léyìí tí ó ṣe bí wo inú tírà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam lórí wípé ànábì Isa alaihi salam ẹrúsìn Ọlọ́run Ọba ni wọ́n òjíṣẹ́ Ọlọ́run Ọba ni wọ́n wọn kì í ṣe Ọlọ́run wọn òdẹ̀ kì ṣe ọmọ Ọlọ́run lẹ́yìn ìgbàyẹ̀ wọn tún wá mú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wá fún wa kẹ́lúbà mọ̀ wípé bá ṣe ń sọ yìí náà ó tún wà nínú ìwé tó wà ní ọwọ́ yín wọ́n tún mú wá ń bẹ̀ náà nípa wípé òkè wọ́n mú àwọn verses wá nínú àwọn eh, New Testament lórí wípé àní Jésù ẹni tẹ́yìn gan wòrì nínú ìwé yìí ń kọ́wù ẹni yìí kì í ṣe Ọlọ́run ọba òjíṣẹ́ Ọlọ́run ni ẹni tí ẹ̀múròyìn yìí wọ́n ní ẹwà note kìíní kan wípé wọ́n ní mulahadha fi lugati tawrat wal anajil nínú lugha nínú language tawrat like bá ṣe máa ń lo àwọn ọ̀rọ̀ nínú tọ́ra àti injil kullu taqiyyin barrin yusamma ibnullah gbogbo ẹni tó bá ti jẹ́ taqiyy tó bá jẹ́ tó bá bẹ̀rù ọlọ́run tó bá jẹ́ èèyàn dáadáa òun náà máa ń pè ní ibnullah nínú bíbélì wàlám yẹ̀tàsù Ìsá bí láfí ibnilá eléyìí ò wá ń ṣe pé bóyá à Jésù nìkan ni wọ́n ń pè ní ọmọ Ọlọ́run naam so nínú rẹ̀ ni wọ́n wá mú verse kan wá nínú no, ní al-faslul khamis min injil matthew so pé tàbá lọ́wọ́ matthew chapter 5 wọ́n sọ mẹ́ pé tuba li sani'i salam so ìrọ́dùnú wà fún àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ iṣẹ́ dáadáa because a mọ̀ pé wọ́n ní ọmọ ọlọ́run for they shall be called the children of God so ibáyàbí ó tún wà nínú faslul ní kíránkì matthew chapter 5 na verse 45 pé ipé ẹ jẹ́ ọmọ bàbá yín léyìí tí ń bẹ ní sánmà so tó máa ní pé lábájá ọmọ ọlọ́run ni kò ní ìtumọ̀ wípé bóyá ọlọ́ọ̀bá ló wá bí so tó máa pé jésù lọmọ ọlọ́run nínú bíbélì tó ń ti pé àwa ò ní pè ẹnìkankan lọmọ ọlọ́run gan ah indal musulmi náà kí n pèyàn lọmọ ọlọ́run ọba ok gbàtàwà study bíbélì dáadáa ìyẹn wá wípé gbà bíbélì gẹ́tẹ́ báwò dáadáa translation tán tú sí children of God son of God kò mí literal son of God ó mí wípé ẹni yìí ẹni rí ni òun náà láti kàyí ipi àwọn tán bá jẹ́ àwọn tí wọ́n máa ń fún àwọn èèyàn ní oró ìdùnnú ìdí ni pé a ó máa pè wọ́n ní ọmọ ọlọ́run nínú Matthew a máa pè wọ́n ní ọmọ ọlọ́run so ibáyìn àbí Ádámà ọmọ ọlọ́run nínú bíbélì àwọn prophet gbogbo wọn kò sí ètí wọn fẹ́ pè lọmọ ọlọ́run bàtánú wọn so yí kódà àwọn tó wá jáwọn ẹni rẹ̀ wọ́n ń pè wọn lọ́mọ ọlọ́run nam ẹtún wọ́n mọ̀ wó ẹlòmíwà ní pẹ̀lú wọ́n ní begotten begotten ṣùgbà tó pé Jésù jẹ́ kèkí ń ṣe son of God lásán begotten son ni David náà begotten son ni David today I have begotten thee bí sọ àbúrẹ́lì ni èyí ni mo bí ọ sálọ̀wà ṣe ok David náà sálọ̀wà lòun náà ni so begotten tún wá nìyí wọ́n tún wá pọ̀ wọ́n ní blessed are the peacemakers for they shall be called sons of God nínú Matthew chapter 5 verse 9 inú ẹ̀ náà ni Luke chapter 3 verse 38 the son of Enosh the son of Seth the son of Adam the son of God wọ́n sọ lineage ipe wọ́n ní ṣe rí ọmọ Enosh Enosh ọmọ Seth Seth ọmọ Adam Adam ọmọ Ọlọ́run sọ́lọ̀ ló bí ni gbogbo adẹ̀ fẹ́ panupọ̀ lórí pé wọ́n ọlọ́ọ̀bá ma ádámà pẹ̀lú ọwọ́ wọn báyìí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ó wà nínú Job chapter 2 verse 1 wípé again there was a day when the sons of God came to present themselves before the, before the Lord ìjọ́ kan wá ń bẹ àwọn ọmọ Ọlọ́run wọ́n wá gbogbo wọn wá dúró síwájú ọlọ́ọ̀bá and Satan also came among them to present himself before the Lord satan náà wọ́n wá sí àtọ̀ láàrin àwọn ọmọ ọlọ́run àti tani satani ṣe báyìí àbí nam kódà nínú bíbélì gan tó pípẹ́ tó pàlò mí ní gods pẹ̀lú small letter g ní wọ́n àfikọ́ òun ni wà nínú psalms chapter 88 82 verse 6 pé i said you are gods mo ń sọ gods ni yín o kò dẹ̀ sẹ́ni tó gbọ́ yí pé ọlọ́ba tí o mọ̀ jọ́sìn fún ni wọ́n you are gods with small letter g and you are all children of the most high lord Only you are gods ṣe pé ìrìntì ẹ̀kọ́ báyàtọ̀ sí kèrèkèrè ní sons of god only you are gods gbogbo ó ní ọlọ́run gbogbo ẹ̀yin sì ní ọmọ ọlọ́run ọba tí ń bẹ ní ọba tí fi ń gajù so gods tán ló mẹ́ ẹ̀kọ́ mí kí bóyá ọlọ́run ọba táàmà sí kíni táàmà jọ́sìn fún ni wọ́n wọ́n máa ń lò bẹ́ẹ̀ hátà lord nínú èdè english èdè english bàjẹ́ gan ni ó bàjẹ́ ni wọ́n lo lord fẹ́yàn you are lord kíníkà my lord my lord kíníkà ìgbàwo òun lọ́lọ́run rẹ̀ sóun lọ ń sìn kìkí ń sóun lọ ń sìn ṣe báyìí àbí gẹ́bẹ̀ náà ó tún wà ní ó wà ní um, Corinthians 2 Corinthians chapter 6 verse 18 pé I will be a father to you and you shall you shall be my sons and daughters says the Lord Almighty ẹsẹ̀ pọ́lọ̀ ń pọ̀ láyé nù tẹ́bá ní pé Jésù ọmọ ọlọ́ọ̀bá ni wọ́n látara bẹ́ẹ̀ ǹkọ́ wọ́n ti di ẹni táàmà jọ́sìn fún nídẹ̀yìn Allah subhanahu wa ta'ala so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà Sheikh náà wá kóta àwọn ọ̀rọ̀ wọn bá náà ṣe kóta ẹ̀bí ǹkọ́ àwọn náà tó wá kóta oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lè tó ní ṣe pẹ̀lú irú nǹkan báyẹn ipé ara tán bá pèèyàn lọ́mọ Ọlọ́run ọba kò mí pé bóyá ẹnìyàn kọ́ ó ti wájú pé bóyá ọlọ́ọ̀gbà gẹ̀gẹ̀gẹ̀ fún àríwá bí ní wa lẹ́yìn wọ́n ni wàmín dálíka tarif annal ubuwata walbunuwata bi ma'ana al'alaqa bayna rabbi wal abdi thabita fi injil jami'in nas wala khususiyata lil masihi fi dhalika so ibẹ̀ ló tún wá rí pé òkè tàbá wọnú bíbélì dáadáa tàbá wọnú bíbélì dáadáa àwa rí pé ah, àwọn tí wọ́n ń pè ní ọmọ ọlọ́run àwọn tán pè ní ọmọ ọlọ́run wọ́n pọ̀ gan nínú bíbélì sí látara bẹ́ẹ̀ bó láṣẹ wá sọ wípé eh, kí náà ń pè ẹnìkan ṣoṣo òun gangan nìkan wọ́n ní wọ̀kọ̀dì yakunu kullu hadha min tasawwur fi ba'd al-yahud wan nasara Allahu alam ṣẹ́rẹ́ ní ó wà jẹ́ pé nínú àwọn yahud àwọn tán tí wọ́n wà ní chájì tíra wọn àwọn náà kíni àwọn ni wọ́n dọ́gbọ́n sí àwọn ni because Ọlọ́run ti fi rinlẹ̀ nínú Qur'an wípé àwọn nìyí ń kọ́wù wọ́n ti tọwọ́ bọ àwọn ọ̀rọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala because Ọlọ́run fún wọn ní iṣẹ́ láti jòkó tì Ah, mójútó tíra ọlọ́wọ́ bá yẹn kọ́wù so wọ́n dẹ̀ tọwọ́ bọ̀ àwọn kí ní ẹ̀ ọlọ́run sọ pé eh, wọ́n ni wọ̀kọ́ọ́lá ti yahud wà nasara nahnu abna'ullah wa ahibba olólọ́fin ṣe rọ́dù fún ẹnu Qur'an ni pé àwọn yahudi àtàwọn nasara àwọn jews àtàwọn christian wọ́n ń sọ lẹ́nu ara wọn lọ́hun wípé àwa ni ọmọ ọlọ́hun àwa sì ni àwọn àyànfẹ́ ọlọ́hun ọba subhanahu wa ta'ala ọlọ́ni kúl fálìmọ̀ yóò àzíbùkún bí dùnúbìkún ó dẹ̀ sọ fún mi kí nìdí tó fi ń fi ìyà jẹyìn àwọn ẹ̀ṣẹ̀ yìí bal antum basharun mimman khalaq ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ bashari ní ọmọ èèyàn níyí mimman khalaq nínú àwọn ẹ̀dá tó dá yaghfiru liman yasha wa yu'adhibu man wàlìláhì múlùkù samawati wal ard ọlọ́ọ̀bá ló ní sánmà àti ilẹ̀ wà máa bẹ̀ ináhùmà àti tí ń bẹ láàrin àwọn méjèèjì wà ilayhil masir ọ̀dọ̀ rẹ̀ náà sì ní gbogbo wọ́n padà sẹ́rí sí mimma ẹni tó bá jí tó bá tó rẹ̀ bá pé yóò gbọ́ àwọn kẹta nípa wípé tó bá pèèyàn lọ́mọ Ọlọ́run nínú bíbélì lẹ́yìn ìgbà téèyàn tọ́dí rẹ̀ kò ever túmọ̀ wípé ẹnìyàn kọ́ ó wá special sáwọn yòókù rárá o kò túmọ̀ wípé bóyá ẹnìyàn special sáwọn yòókù kò special rárá rárá nítorí wọ́n pè àwọn ẹlòmíì tí wọ́n pọ̀ náà ever tọ́ka lórí pé ẹni tí yóò mọ̀ jọ́sìn fún ni wọ́n so mínú sọ́sọ́lù طياتها من إكرام من إكرام وتبجيل وهفاوة وإشادة بعيسى ẹni tó bá wo tó wà nínú Qur'an lórí bá ṣe ń gbé oríyìn fún Jésù àti ìyá wọn àti ìfìnrinlẹ̀ wípé èyàn gidi ni wọ́n ẹ́ kò ní sí tẹ́ni yóò rí ju wípé kẹ́niyàn gbà fún Ọlọ́run pẹ̀lú Ọlọ́run Ọba

Mary wọn ò lè free kó nínú nǹkan táwọn jíun fi ń tì sí wọn pẹ̀lú narration ti bíbélì wa ìdí ní pé bíbélì jí ó yíwa pé Mary náà ó lọ́kọ kẹ́mì mọ́tàgà tó dé ó lọ́kọ Joseph lọ́kọ rẹ̀ ẹlẹ́yàn lọ́kọ ẹwà ní pé ó tún padà ṣe kò tí ní ètìmọ́ tó lágbà pẹ́ ní yìí ló lóyún ni bọ́ọ̀nù Qur'an ara wọ́n ń sọ fún màláíkà ní pé anna yakunu li gulamun walam yamsasni basharun bó ma ṣe bímọ èmi ò mọ́kùnrin èmi ò lọ́kọ ìlẹ́nìkan tí ó tó lè fọwọ́kàn mi tí wà á bímọ Kùránì wá fọ̀ wọn mọ́ pé bó ní àwọn èèyàn ṣe wá mọ̀ ìpé ẹni yìí ìyá nìkan ló ní bọ́n ṣe mọ̀ kò jú wípé ọmọ yìí gan fúnra wọn sọ̀rọ̀ ọmọ yìí gangan fúnra wọn wọ́n sọ̀rọ̀ wípé a ah, kí náà ń pè ipé èmi o òjíṣẹ́ Ọlọ́run ọba ni mí ẹrúsìn Ọlọ́run ọba ni mí náà ok mo ń sọ lẹ́ẹ̀kan nípa wípé ẹlòmí ma fẹ́ lókè begotten begotten mo wá fẹ́ mú verse tó wà gangan gangan wá tẹ́bá lọ wọnú Psalm chapter 2 verse 7 wọ́n ló wà nínú ibẹ̀ wípé I will de declare the decree the Lord has said unto me thou art my son David Nambari o ìwọ lọ́mọ mi this day have I begotten thee èní mo bí ọ begotten ṣe bẹ́ẹ̀dẹ̀ ìbóni and pe no eh the only begotten son of God others are children of God but the only begotten one is who Jesus ṣé n ton sọ ni pé èyí tó pé Ọlọ́hun gangan ló ń bí ah ah Ọlọ́hun ṣe wá bí mo yi so Ọlọ́hun wá so Mary ló wá bí fọ́lọ́hun n pin tó ń sọ nìyẹn Mary ló bí fọ́lọ́hun ha ọ̀rọ̀ yìí wúwo ọ̀rọ̀ yìí tobi, ha ọ̀rọ̀ yìí ó tóbi gan-an alẹ́nìkan sọ ń bẹ̀ ẹn kìdí kan ẹn ah my god that became a baby like my god became a baby and came to flesh to die for my sin ah Oh my, ọgọ́ta ń sọ ni your god became a baby your your ah allah akbar ẹwà orin tí ibùdó kọ́ yìí mú kọ́ ibùdó kọ́ yìí mú ti kọrin láti more than 700 years ago ah rí dáhùn fún dẹ̀ yìí عباد المسيح لنا سؤال نريد جوابها لمن أواه ẹ̀yin tẹ́ ń sin cross a ń pè yí àwọn ìbéèrè kan bẹ̀wò a ń fẹ́ ìdáhùn rẹ̀ fẹ́ni tó bá lè bá wa dáhùn rẹ̀ nínú ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ lọ́jọ́ náà lọ́hùn àwọn tán kan Jésù bá gbélé bí ṣé wọ́n wọ ọ̀run rere ni àbí wọ́n wọ ọ̀run àpáàdì ìsorí béèrè lásán kò sẹ́ni tó lè dáhùn ibo ni wọ́n wọ̀ tó bá ní pé wọ́n wọ̀ náà kí nìdí tí wọ́n fi wọ́n náà ẹlọ ẹ̀yìn kan ọlọ́run má gbélébù bóòdẹ̀ sí ọlọ́run kan má gbélébù bóòdẹ̀ sí wá wọ́n náà tán nípa sóyìn àìpẹ́ tán ṣe iṣẹ́ burúkú ni àbí a sì pé nǹkan burúkú ni ó ṣẹlẹ̀ lórí àgbélébù jọ́nà lọ́run nù <laughs> tọba ní pé wọ́n wọ ọ̀run rere àbò náà sì ṣe mọ̀ kí ń bẹ nínú bíbélì ipẹ̀ tán bá kàn má gbélébù ègún ni wọ́lọ́wà ni Paul sọ pé Jésù wá di ègún fún wa Jesus became a cause for us ó wà ní bíbélì bẹ́ẹ̀ he became a cause. ọwọ́ hmm. Allahu Akbar Allah ó ní agbára gẹni ẹmọ̀ wo wọ́n nínú Galatians chapter 3 verse 13 wípé Christ redeemed us from the curse of the law by becoming a curse for us for it is written cursed is everyone who is hung on a pole <laughs> wọ́n Galatians chapter 3 verse 13 ẹ̀yìn eh, káà ẹ̀yin kà máa lọ fún ìsọjí ìgbàlá tí yìí ni ẹ̀yin ò eh bẹ́ẹ̀ bá ilé kú lórí àwọn bìlíìfù yìí ẹ mọ́tán sọ mí Paul sọ pé kò ní ìdíkẹ́ tẹ̀lé òfin òfin tí Jésù gẹ́gẹ́ ń sọ tó wà nínú Matthew tẹni pé Jésù ń sọ pé ẹ má ṣe rò bóyá mo wá láti wá pa òfin tiwájú rẹ̀ mi ò wá parẹ́ mo wá pè ní wà nínú Matthew bẹ́ẹ̀ Paul wá dé nínú Galatian ah Galatian òun sọ ní chapter 3 verse 13 pé Jésù wá láti wá gbà wá kò nínú èpè òfin so in tí Mósè mú wá èpè ni in tí Abraham mú wá èpè ni ègún ni Jésù wá gbà wá kò níbi ègún òfin bóò ló ṣe gbà wá òun wá di ègún fún wa ìdí ni wípé a ti kọ́ wípé gbogbo ẹni ègún ni fún gbogbo ẹni tí wọ́n bá ti fi kọ́ igi tán bá ti gbé kọ́gi wọ́n sì gbé Jésù kọ́ gíní so ní láti àníkànú wọ́n sọ pé Jésù gbà tí Jésù kú fọ́jọ́ mẹ́ta yẹn níbo ló wà ó ló wà ní ọ̀wọ̀n àpáàdì tó ń jẹyà fún wa ń jẹyà tààrà fún wa ẹ wá máa wò nínú Deuteronomy chapter 21 verse 23 nípa pẹ́ntàbá ti ángì lóòtọ́ wọ́n ní his body shall not remain all night on the, all night on the tree but you shall bury him the same day for a hanged man is caused by God tàbá ti kẹni má gbélébù wọ́n tó ma ń kàyàn náà tẹ́lẹ̀ náà ẹlòmí wọn kàlòmí wọ́n dè ní la usallibannakum so ibá yàn bí fi judhuri an-nakhl tí fìràwọ́nà náà sọ fìràwọ́nà náà pọ̀ wọ́n crucify yìí bọ́ sí ma ń pàyàn gbà tó wà cruel cruel some gan oníkẹ́ wọ́n mú igi wọn àkàn mọ́ báyìí àbíká dèmọ́gì kan wá pa ẹyẹ wà mọ́ jẹun lórí supposedly Jésù náà ló ń sọ̀rọ̀ bí because Jésù náà lọ́lọ́run pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ náà ló ń sọ̀rọ̀ bí wọ́n ní pé ìdí ni pé but you shall bury him the same day for a hanged man is caused by God ìdí ni pé níta bá ti kàn mọ́gi ẹni èpè látọ̀dọ̀ Ọlọ́run ni ẹni ègún ni Paul náà wá fi ń rílẹ̀ ní Galatians chapter 3 verse 13 wípé Jésù di ègún fún wa ìdí ni pé a ti kọ́ sínú ìwé tẹ́lẹ̀ ipẹ́ tán bá ti kàmá gbélébù ègún ni Allahu akbar kabir ah wọ́n tó bá jẹ́ mùsùlùmí kàmá sọ alhamdulillah lójoojúmọ́ tí ah, wàlá ọ̀ mọ́ orí ọ̀fẹ́ tọ́ ní ò ah, ìpè so n kí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn kírísẹ̀ wọn mọ̀ lè ní ìpé ìpè ní Jésù jẹ́ fáwọn Paul pe Jésù ní ẹni ègún ṣe bá yàrí so ó tún nínú àwọn other verses náà tẹ́tún repeat pé ara o ègún ni o ìpè ni o ìgbà o <clears throat> also mo fẹ́ fi bẹ̀yìn nínú àwọn nǹkan tó tún ma ń dúnyẹ gan tẹbá òní bíbélì ẹ tó bá jẹ́ christian dákùn kí ní òkè ń ṣe ọ̀rọ̀ pé bí i kan bú ní bíbélì fúnra rẹ̀ tẹbá ráwọn verses kan nínú song of solomon blue film lẹ́mọ̀ bí ẹwọ ní sọ́tù báwọn lọ wọ́n tún rí kan bí ní sinmi so almohim ó ní wípé jésù nínú islam wọn è kí ń ṣe ègún wọn ò dẹ̀ paul ṣe ń pè wọ́n ní corinthian eh, ní galatian chapter 3 verse 13 lọ́wọ́ bíbélì ń bẹ lọ́dọ̀ yín ó yẹ sí ah, kí ni ò lè ẹ̀yin parọ́ ni ó yá sí sí sí sí sí sí hmm? ó yẹ kẹrí nínú KJV mi mọ̀ bí a yẹ́ṣù nínú new revised standard version because wọ́n ti revise ẹ̀ bọ́ ó súnmọ́kọ́ sí wà ń bẹ́ntẹ̀ Jésù kìí ṣe ègún kìí ṣe èpè nínú Islam ẹni rẹ̀ ni wọ́n lọ́lọ́fin sọ ní Kùránì pé wà máa kọtàlúhù wà má sọ̀làbúhù ọlọ́ ni wọn ò pa wọn ò kán mọ́gi ègún ni ọlọ́ ni wọn ò ṣe kíni wọn ò kán mọ́gi balṣu halahun ẹni tó jọ ni wọ́n kàn wọn ni àwọn fàṣírí sọ pé tó súnmọ́ jù náà pé Judas náà ni lẹ́fìrí pẹ́ nìyẹn ó kẹ́ tó wá mọ́ àwọ́dí wọ́n ní pé wọ́n gbàtán ka jésù àwọn olè méjì kan bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ yàsẹ́mẹ̀tì ní fẹ́ tó bá jẹ́ christian èwo ní àwọn olè méjèèjì yẹn sáà méjèèjì ni wọ́n jọ ń bú jésù ní àbí kanú wọn ṣe báyìí àbí sáà méjèèjì ni àbí kan nínú wọn so kí náà pé àwọn kan sọ pé àwọn méjèèjì náà jọ ń bú ipa ìṣẹ́bọ́ ọlọ́mọ ọlọ́run ní ọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ni ẹ tí wá ń sọ kò jọ ọ̀rọ̀ tí ẹni rí ó sọ ká tó wá sọ ànábì ọlọ́run ká tó wá sọ ọmọ ọlọ́run ká tó wá sọ ẹni tó fẹ́ kú ọ̀rọ̀ ẹjú ẹni tí ò fẹ́ kú tápa ẹni ẹ ń pariwo eloi eloi lama sabaktani kí ni túmọ̀ rẹ̀ olúwa mi ò olúwa mi ò èé ṣe tọ́ pamítì mo sì bí ọ bí ọ pé gbé ife yìí kò fún mi tó wà nínú rẹ̀ pé jésù sì dá ojúbolẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa pẹ̀rọ ọba ní kíkàkíkà wípé ìwọ ọlọ́run gbé ife yíkú o ife yẹn níkú àwọn àgbà nínú Islam pé ọlọ́run ò jẹ́ kí wọ́n rí Jésù pa ọlọ́ọ̀bá gbé wọn lọ sí sánmà ọmọ kan sọ ní àwọn kan tó máa ń takò Islam lórí Facebook ń sọ wípé kódà Kùránì gan fi rinlẹ̀ wípé wọ́n pa Jésù tó sí pé Kùránì lámọ̀ ó ní ṣe bí yóò sọ pé wà sàlámù aláyà yauma wulidtu wà yauma amútu wà yauma ub'athu hayya ó ní ẹ̀yìn kí ló ń pè blessed is me níjọ́ tí wọ́n bí mi níjọ́ tí màá kú àtijọ́ tí wọ́n gbé mi padà tí wọ́n gbé mi padà bẹ́ẹ̀ ni ìjọ́ tí wọ́n bí Jésù ìjọ́ tí wọ́n bí bẹ́ẹ̀ ni ìjọ́ tí wọ́n òkú because wọ́n ì tí ìkú dì sí bá ṣe ń sọ̀rọ̀ yìí náà

ṣé ìwọ lọ sọ fún àwọn èèyàn pé ẹ máa mú èmi àti ìyá mi lọ́lọ́run mi nílẹ̀yìn Allah òun láti kànjú nìyẹn tí wọ́n mọ̀ ní pé subhanak ah mímẹ̀wọ́ ọlọ́run o ma yakunu li an akula li bi haqqi yíṣe a mọ̀ sọ̀sọ́kú sọ̀rọ̀ ọlọ́mọdé sọ̀sọ́kú sọ̀rọ̀ o in alimta tí ń bá sọ ìwọlọ́ọ̀bá náà ti mẹ́ ta'lamu wala a'lamu ma fi nafsik ni ẹmú bì kan wá tí Jésù Ọlọ́run sọ nínú Kùránì pé Jésù mọ̀ sọ yamal kiyama pé mímí kọ́ mọ̀ sọ fún wọn mi ní ká mọ̀ sí mi ẹmọ̀ àwọn challenge àwọn Christian náà dì ní ìbò ni Jésù ti sọ nínú Bíbélì pé ẹ mọ̀ sí mi kò sí tẹ bá fẹ́ mú wá fún Jésù ẹ mú Sunday ẹ ṣàlàyé ẹni yìí kì í ṣe Ọlọ́run èèyàn ni wọ́n 100% flesh 100% God Okay, ok sígbà tó jẹ́ 100% flesh yẹn is he still 100% God at the same time so 100% flesh yẹn àti God ṣé 100% God yẹn máa ń sá ni àbí máa ń wà láàrin náà ṣé sáwọn tánwò Jésù láyé báyìí ṣé èèyàn náà wò ní àbọ́lọ̀ and eh, they are looking at 100% flesh 100% God ìgbà tí wọ́n pa yẹn ṣé wọ́n pa God yẹn ẹnu eh, ìgbà tán pa yẹn because he was flesh ah ìbọn ah. God yẹn wá sá lọ́gbà tán pa wọn pa god ara rẹ̀ then ẹ pé flesh náà sáà náà pa ẹ then kìí ṣe god ọlọ́run kọ́ ló kú fẹ́sẹ̀ yín báyìí nìyàn so èyàn kan kú fẹ́sẹ̀ ẹnìkan kan ò kú fẹ́sẹ̀ níbodì o bọ́ bá ṣẹlọ́run ọ ṣe táwọ́bà kó ń bí ẹ̀ṣẹ̀ ọ túbá ọ bí ọlọ́ọ̀bá kó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì Eh, ah Jésù tún kúfẹ́sẹ̀ mi náà ó tún kúfẹ́sẹ̀ mi náà ní lọ kọ̀nfẹ́ má lọ kọ̀nfẹ́sì sí mi kí níkan ìgbáwo mo ti fi life mi fún Jésù mo ti fẹ̀mí mi fún Jésù so ti tẹ́ nìyẹn ìgbáwo ara wo nínú Islam ó sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó dẹ̀ sàmọ̀ kan tí ó yẹ kó sí èyàn ní mọ́ ẹjọ́ pé ẹyin kí níkan ìgbàlà ọ̀fẹ́ kan ó jọ́sìn fún Ọlọ́run ọba nítorí Jésù tó ló kúfẹ́sẹ̀ náà sí kí ni wọ́n jọ́sìn fún Ọlọ́run bóòlẹ̀ sí jọ́sìn fún Ọlọ́run bá wọ́n da ojú wọn búlẹ̀ bí àwa mùsùlùmí ṣe ń da ojú wa búlẹ̀ lẹ́ni Christian olórí tí ń sin lọ́wọ́ ọba bí Jésù ṣe sin mẹ́lẹ̀ ní bí ìbá ń sára mùsùlùmí wọn lábí ní kí mùsùlùmí lẹ́ni mùsùlùmí ní máa sin Ọlọ́run bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ mùsùlùmí ní ń sin Ọlọ́run ó wá pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Bíbélì pé ó sì sin Ọlọ́run ọba kọ́dọ̀ wà nínú bíbí tẹ́tí tó àwọn èèyàn ipé ìrùn pé lábájá wà ní right ó wà ní right ó wà ní kíníkà kíníkà ẹ́ wọ́n sì sọ pé ó yá ẹgbẹ́ ọlọ́ọ̀bá tóbi kí láà mùsùlùmí ọjọ́ láfẹ́ kírun Allahu <laughs> so al-muhim ni wípé àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá yìí gbogbo wọn tẹ́ yẹn ojú ọ̀nà kan ni wọ́n wà kò sẹ́nì kankan tó pera wọn lọ́lọ́run kò dẹ̀ sẹ́nì kankan tó pera wọn ní ọmọ ọlọ́run pé èmi wá ní ọlọ́ọ̀bá bí o kìnìkan subhanahu wa ta'ala lọ́lọ́ fi sọ́nà Kùránì pé ya ahlal kitab ọlọ́ni àpẹyìn tẹ fún ní tẹ́ra ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum ẹ wá síbi ọ̀rọ̀ kan tó yẹ kó jẹ́ dédé ní láàrin àwa àti tó yẹ kájọ mọ̀ mọ̀ ní Allah a ní múra wa ní ọlọ́run min dunillah fa'in tawallau tán bá wá gúnrí kò tí wọ́n ń sá tí wọ́n fẹ́ gbódodo faqulu shahadu bi anna muslimun wá sọ fún ọ̀tọ́ àwọ̀ ẹsà jẹ́ musulmi sálàwádé gẹ́gẹ́ bí adama ṣe jẹ́ musulmi bí ibrahim ṣe jẹ́ musulmi bí moses ṣe jẹ́ musulmi bí david àti solomon ṣe jẹ́ musulmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni jésù ṣe jẹ́ musulmi àtànẹ́gbà muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn kí ó sànú ẹnì kọ̀kan kó fi wá mẹ́nà so ibi náà ni ìgbẹ̀yìn àwọn àlàyé tí a tún ṣe for lórí àwọn nǹkan báyìí insha Allah so ìrítà kà fi ọ̀rọ̀ àwọn èèyàn lest àwọn tó máa ń fi emotion gbọ́rọ̀ tí wọ́n kí ń wà realistic tàbá ń gbọ́rọ̀ sórí emotion tó bá di tẹ́yìn bá rí iná Ọlọ́run emotion ó fòkó lára yẹn bẹ́ẹ̀ ni tẹ́yìn bá emotion ó fòkó lára yẹn wallahi ẹ yé fi emotion judge kìíní ẹ yé fi ẹ wo kìíní yìí dáadáa wọ́n bí èmi sínú bíbí ni kò mí ìkí bóyá tó correct ni wọ́n bí àwọn ẹlòmíì náà sínú Ọ̀ṣun Òṣogbo wọ́n bí àwọn ẹlòmíì náà sínú atheism atheism kò sí pé kò sọ́lọ́hun kò sígbà tí máa rí anything bóyá wọ́n kàn send video kan sí mi pẹ́ ní kọ́t ìkọ̀ọ́ níwọ̀n wà láyé òkè nǹkan bàbá ìwọ́lọ̀ ọmọ kátà ń sọ ń bí but ǹjẹ́ bá bá kó ti bíbélì ǹjẹ́ lọ ń wò ẹ wò ẹ wò wọ́lá ẹ wò ẹ wá lẹ òkè nǹkan bẹ́ẹ̀ náà sọ ń bí ah, ẹni tán ròyìn bí owó ló fún ẹ lórí pé wọ́lá ẹni yìí kí n sọ́lọ́ ọba mélòó mélòó àwọn the Bible led me to Islam Bible gan ló sọ mí di Mùsùlùmí inú ibi èlì mo islam gangan lọ́nà ẹ jẹ́ káwò pẹ̀lú inú tó nít kìí ṣe kébí ẹ̀yìn wọ́n kàn fẹ́ bú àkùsẹ́mọ̀ tó ń bú òdodo ní ṣẹmọ́ tó wá fọ́nì ní ẹwà wà àwọn olùmí nínú àwọn tọ́bá ńlá wọn ń sọ̀rọ̀ nípa islam ni oníkàtà ń pè ní kíníkà ẹnu àbí kíníkà lórí facebook wallahi tẹ́ bá mọ̀rọ̀ bẹ́ bá bí ṣe máa ń bú ọlọ́run àti ànẹ́bìrì sallallahu alaihi ọlọ́run gẹ́gẹ́ ni ó ní nìkan ká pé òun ti ka time tó ti bú ọlọ́run bá yóò ti lé ní 27 times àwọn kọta máa ń pè àwọn èèyàn yẹpẹrẹ láàrin wa ní ma ń pè ọlọ́ọ̀bà ìjọ́ òlè ká pè jésù bẹ́ẹ̀ rí láyé ẹn tó bá pè jésù bẹ́ẹ̀ ti kò nínú èsì islam ẹn tó bá ilé bú jésù tó ní akíṣẹ́ ló ń ṣe jésù àà bó bá ilé bú jésù ó di kèfèrí bó bá ilé bú yàrá ó di kèfèrí kẹ́lẹ̀ bá mọ́ ipò tí àwa tí islam gbé wọn sí kó lè mọ̀ pé tó bá fẹ́ tẹ̀lé jésù inú islam ló ti lè tẹ̀lé jésù بي الله سبحانه وتعالى في ونمائن يعني كوكاو سو هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته